الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فون الله سبحانه وتعالى أترى لكم كاتي بفون النبوة محمد صلى الله عليه وآله وسلم حديث هيتياك فون أروانيانا ونويقين عجبا لأمر المؤمن إن أمره كله خير إن أصابته سراه شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له وليس ذلك لأحد إلا للمؤمن so hadith yi ke gbogbo nǹkan tó bá bá mùmínì dáadáa náà ni gbogbo yóò máa jẹ́sí fa akhbara sallallahu alaihi wasallam anna al-mu'mina yatada'afu غنمه وخيره وثمرات أعماله في كل ما يتركه من السرور والمكاره so anabiwa muhammad sallallahu alaihi wasallam wọ́n fún wa ní orí pé mùmìní àdìpìlẹ̀ àdìpìlẹ̀ orí ní mọ̀ bá a so gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí yálà kó jẹ́ nǹkan tínú rẹ̀ dùn sí ni àbí nǹkan tínú rẹ̀ dùn sí àdìpìlẹ̀ àdìpìlẹ̀ orí ni yóò máa jẹ́ fún mùsùlùmí hadha al-mawsufu bi hadhaini al-wasfayn yatalaqqa al-khayr wash-sharr bima dhakarnahu min ash-shukri was-sabr eléyìí wá ní àwọn ìròyìn tá a sọ yìí àwọn tán bá ní ìròyìn irú ìròyìn méjì wọ́n ó máa rí oríire gbà wọ́n máa pàdé oríire wọ́n ó dẹ̀ máa pàdé ìbànújẹ́ wọ́n in tó bá jẹ́ in tó dùn wọn nú àti tí ó bá jẹ́ tí ó bà wọn nú jẹ́ pẹ̀lú nǹkan tá ti ṣàlàyé síwájú mina ṣúkiri wa sọ́bùrì sùúrù ọpẹ́ àti sùúrù ọpẹ́ àṣúkúrú òun náà ma fi pàdé oore àsọ́bùrù sùúrù náà ma fi pàdé ìdàkejì ìbànújẹ́ mo kàn jí láàárọ̀ ah ó ní kọ́ntàkì kan mo ti lé eh, alhamdulillah in tí ó jáde lẹ́nu musulmi ní ẹ̀ kí n ṣe ah, ah mo padà ah mo sọ fún mo smart gan náà àbí pé ẹ̀hẹ́ eh, eh, ah mo sọ fún ẹgbẹ́ strategy ẹ ló work no hmm, strategy kan ló work o ọlọ́ọ̀bá ló ṣe fún yíò so kí ni ó alhamdulillah one kò tí parí ọpẹ́ ìtì tẹ́m̀bẹ̀ wọn o yóò wá make sure pé kí ní ẹ̀ǹkọ́ òun o fi ṣe nǹkan tí ó jẹ́ ìbínú ọlọ́run kì í ṣe pé ṣùgbọ́n wà rí pé ẹ̀hẹ́ kọ́ abẹ́rẹ̀ sí lọ máa ṣe ìṣekúṣe kọbẹ̀ sí lọ máa mú ọtí ẹ̀lúmí ni ah yes alẹ́ pẹ̀lú context tó bọ́ sí yí o ah, alẹ́ ìwọ́n gbọ́dọ̀ ma orin bẹ̀rẹ̀ abima lálẹ́ yẹ́ eh, alhamdulillah ah, abima ọtí alhamdulillah ẹ eh, ọpẹ́ tẹnu lè yún ọpẹ́ tara wá ń kọ́ ọwá ní ká bẹ̀rẹ̀ sí ma play orin ká ma jó káwọn yẹn ma mú ọtí lọ ó ti ṣàìmóore sí oore tọ́lọ́run ọba ṣe fún ọ ó fi ṣúkúrù ó fi ọpẹ́ pàdé ẹ̀ tọ́kọ̀lọ́kọ̀ mọ́ wò bí alhamdulillah nìkan náà pè lọ́pẹ́ àdúpẹ́ ah, a ní alhamdulillah in tọ́lọ̀ wá ṣe fún ọyẹ ṣe bí tí wọ́n bí Ọlọ́run nílé ọkọ̀ oye báyìí àbí kódà ọ lè fi kan example èèyàn gan kẹ́nìkan fún ọkíní kan ẹni tó kọ́ against ẹni tó fún ọkíní ẹ̀nà nígbà ní ah, mú fún against mi náà that is it so àkọ́kọ́ èkejì ní pé tí n tó bá jẹ́ ìdàkejì wá dé bóyá mọ́ta wá bín last week tínú yẹn dùn ah mashallah kò wá tó bí 6 months ọmọ bá kò láyé in tó kò lé kéni asọ́bùrù kò wá sẹ́ni tí ma ń rí bí iṣẹ́ méjèèjì àfi mùmí ní àwọn kíní ẹ̀ test of iman ni kò sẹ́ni tó ma ń rí bí iṣẹ́ sùúrù lórí àwọn ṣàdáyà ìdì àfi mùmí ní àbí Allah subhanahu wa ta'ala kó fún wa ní sùúrù ṣe wa ma yattabi'uhuma àti tó bá ń tẹ̀lé àméjì àwọn tó ní ṣe pẹ̀lú sùúrù àtàwọn tó ṣe pẹ̀lú ṣùkúrù ọpẹ́ àti sùúrù fayahdithu lahu sururu wal ibtihaj wa zawalul hammi wal ghammi wal qalaq wa dhiki sadr so yóò wá ṣẹlẹ̀ ìdùnnú a ah, gbogbo àwọn ìbànújẹ́ ìlàhílò àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ yóò máa kó nínú ọkàn ẹni yẹn ìfún pínpín ọkàn ọkàn rí ò ní fún ọkàn rí ó fẹ́ and then ṣekọ́ul haya ìbànújẹ́ yóò kó nínú láìfẹ́ ni yẹn alhayatu tayyiba yóò wà pé ìgbésí ayé tó dùn yóò wà pé sáré ni wal akhar yatalaqqal al mahab bi وطغيان فتنحرف أخلاقه ويتلقاها كما تتلقاها البهائم بجشع وهلع وني ní واني wá ní àwọn nǹkan tó bá múnú rẹ̀ dùn òun wà pàdé rẹ̀ pẹ̀lú ìkọjá àlà yóò wá kúrò níbi àwọn ìwà gidi tó ẹkẹ́yàn máa wù àwọn bó ẹkẹ́yàn ṣe pàdé oore kò ní pàdé rẹ̀ bẹ́ẹ̀ yóò wá pàdé oore gẹ́gẹ́ bí àwọn ẹran kó àwọn baha'im ẹgbẹ̀rẹ̀ kó kàn jẹun òun kàn mú yóò kàn sùn lọ ara ẹni tí ó bá yà rí ló bá jẹun tán tó bá sùn tó rìn káàkiri tó lọ jẹlé olé tó jáde tó sùn ẹ́ sáàmà ṣe tó wù ọ láì ní ṣe kíni láì ní fi dúpẹ́ fún Ọlọ́run Ọba بل مشتته من جهات عديدة بل أكان رفا كاكري مشتت من جهة خوفه من زوال محبوباته in tí ó gbà tó rí ẹ̀ tó rò bí yóò ló ń ṣe fúnra ohun ẹ̀ tí ó dúpẹ́ ẹ̀yẹ ń kọ́wù ìbànújẹ́ wípé eh ṣe kì ní ò ní tán báyìí ó tún mú kí ló kan mùsùlùmí ah, eh, kí náà owó wà lé ní àkáǹtì lọ ra kún ẹ̀ alhamdulillah ni kò sí pé ah ṣe kí ní ọ̀wá ní tàn yẹ kò sí lánàá náà só wà lánàá tí ó tẹ̀rẹ bẹ́ẹ̀ ọkàn yóò balẹ̀ kò sí kọ́lák kò sí kẹ́kẹ́ àbúrísìkù bí ẹ́dìlá wà rísìkù ká ilé ìsàyùn kí sòhò ta annì rísìkù tọ́lọ̀ bá ó ṣe fún ọ iṣẹ́ sùmẹ̀sùmẹ̀ ò ní dínkù ṣe báyìí àbí so sórí kọ́lák pé yóò tán yẹn ìbànújẹ́ pé yóò tán yẹ ìbànújẹ́ tó lágbàájú fáwọn <clears throat> tí wọ́n bá fi ẹ̀sìn lólé ayé wọn ni tó bá mọ wàhálà tí ó dàmú àwọn èèyàn alẹ́lòmí iṣẹ́ tó yẹn bá ti ń kú 25 million naira ló àkáùntì ìbànújẹ́ ti bẹ̀rẹ̀ eh! ẹ gbà mí ó sì dé 25 million tó ń sọun ẹlòmí lágbà tó ti live tí ó fi kú owó kò pé 1 million rí lákàùntì rẹ̀ like kò sárájọ́ kó gbájọ́ sáájọ́ sáájọ́ sáájọ́ kó wá pé 1 million kódẹ̀ ẹlòmí lẹ́ẹ̀kan náà owó òpó 500,000 lákàntí ẹ̀rí lẹ́ẹ̀kan kó wá kí 500k ẹlìbà sí pé ẹ láti after 10 years ó ti ní 500,000 ló bọ̀ kó wá sàjọ lẹ́ẹ̀kan náà kò possible ẹlòmí dẹ̀ ní millions inú àkántí ọlọ́pẹ́ ah ọláì ah hey kò só because kìní ẹ̀ náà kò dúpẹ́ fọ́lọ̀ǹgbà tọ́lọ̀ bá ṣe fún kìní ò wá bí sínú ọkàn rẹ̀ ìbànújẹ́ yóò mọ̀ bí sínú ọkàn yóò máa bẹ̀rù zawalu rẹ̀ pé ṣe kì ní òní lọ báyìí ó tún dọ̀lá ó tún ti ń kó tún náwó hey ó ti kú 24 million yé ẹgbà mí 24 million contract kẹtìmọ̀dẹ̀ ilé lábújá tí bọ́ sí èyí tí mo lè ní Port Harcourt tí bọ́ sí èyí tí mo lè lẹ́kọ́ ìyẹn náà tí click ha kí ní ó tí click o ó tún di bí ọ̀sẹ̀ méjì sí tí rìn lọ́jú tún kó ń bẹ́ ah wàhálà dí ẹgbà mí whereas musulmi tó bá jí láàárọ̀ tó bá wà account ìlú alákàntì 10,000 naira ah ìdùnnú alhamdulillah

because family yín family ten ń fi ìbẹ̀rù Ọlọ́run Ọba train ara yín ni ṣe family pé eh? kí lẹ́sọ ṣe tẹ́ ń sọ nípa ní jẹ tọ́kí láàrọ̀ ẹ̀ <laughs> ṣe dádì kìíní mi ò gbọ́ yín yé o ṣe tẹ́ ń sọ ní pé àní jẹ tọ́kí lè láàrọ̀ yìí ẹ jẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe kò kàn mí kò kàn mí o àmọ́ yín dẹ̀ mọ́ sọ fún lánàá wọ́n máa sanwó wọ́n ní kan wọ́n máa ra owó àìnílàkà ìkan school 100,000 naira so ẹ máa fún wọn láàárọ̀ yìí èmi náà dẹ̀ ní mo fẹ́ ṣe yóò wà kagbó ọpọ̀ ọkẹ̀ gbà mí ẹ̀bẹ́ ní tẹ́mí kọ́ra yínú family, àìrùn fámílì àìmórelẹ́wà fámílì tí ẹ̀ ń dúpẹ́ fún Ọlọ́run Ọba ni because in tọ́lọ̀ bá ṣe fún yín nípìlẹ̀ gan ẹ̀gbà pọ́lọ̀ ló ṣe fún yín ẹ̀yin believe pé ń torí pé ẹgbẹ́ ni ẹ̀wà gbọ́mọ́ ní ẹ̀ṣẹ́ sáàkútẹ̀ bá gbọ́dé bí kẹ̀yìn padà gbọ́mọ́ náà tún ni bó ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ ń wò pé tẹ́mọ́ra òun ah, live, na no ẹ̀yin lẹ́kọ́ problem sí kàyí lọ́wọ́ bẹ́mì ṣe sùn lálẹ́ àná rẹ̀ bó ní súnà bá sùn lálẹ́ àná láàrọ̀ ìbẹ̀ wọ́n máa jí yóò máa rí tọ́ akẹ́ bí ayè ní náà ní ìgbà tí ẹ̀mí mi ó bọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run jẹ́ kó jẹ́ pálẹ̀ náà ní ọ̀dà jù ní láti tẹ́m fi wùlọ láyé bó tún eh mo tún jí ah alhamdulillah òun rí pé oore ní kí mo sọ kọ́kọ́ jí láàrọ̀ yìí gẹ́nà oore ní tí má ọdún ilé rí dútàn so ọpẹ́ ti pile up fún mi tó yẹ kí mọ́ dútí tí ìrí dútẹ́ gẹn dí kí ma mọ́ ní time àti wá mọ́ wo àwọn frivolities ọpẹ́ pile up sí mi lọ́wọ́ tí ìrí dútẹ́ mẹ́kẹ́ ọlọ́ọ̀bá hmm, gbàmù tó fẹ́ dú àwọn pé àwọn ilé ìtàn so mo jẹ gbèsè ọpẹ́ tó yẹ kí mọ́ dú fọ́lọ́ọ̀bá mo jẹ gbèsè àwọn sí olóore tó yẹ kí mọ́ ṣe kí mọ́ fi dúpẹ́ fọ́lọ́ọ̀bá mi tí ìrí ẹ̀ ṣe tán máa jùkú ti ìbànújẹ́ lórí nǹkan tó ṣe pé Allahu Akbar so àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èso wọ́n tó ń wá alhayatu sa'ida kò síbi tó wà fínú islam àwọn tán sálàyé wallahi uksim billadhi la ilaha ghayru o lè rí àwọn àlàyé rẹ̀ ń bò mí àfinú kitabullah wa sunnatu rasulillah sallallahu alaihi wasallam òun ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ sẹ́ kí ní ẹ̀ ń ṣẹlẹ̀ ó lè mẹ́sẹ̀ láwọn olùtiwa àmúṣẹ̀ láwọn bòmí wà àwọn bọ́n tó pé reality àwọn tó pé wọ́n súnmọ́ àwọn communities kọ̀ọ̀kan láwọn west láwọn ló àwọn ìbò àwọn communities àwọn salafi yíò wọ́n bí àwọn kọ̀ọ̀kan òun ní súnnà àwọn ìbò mìíràn ni wọ́n smart wọ́n kì gbúdà ń gáìsìn ṣe ń lè gbogbo táà mọ́ bá ń jẹ́ àwọn lèyìn inú tí ń kásà mọ́ ń dùn lójoojúmọ́ ni wọ́n lẹ́lẹ́ fi mọ́ sọ ń pa wá wípé pé mọ́sílásí làwọn ọmọ ìmọ̀ wà látàrọ̀ dalẹ̀ ní ìwọ́lọ̀ òbíyá tó pa mọ́ ń pẹ́ gan mọ́sílásí a mọ́ ń sábà wà ń bẹ̀ lọ fún òbíyá bẹ̀ lámọ́ látàrọ̀ dalẹ̀ sọ pé tí wọ́n bá ń lọ ọmọ lọ́wọ́ pé à ń ka Kùránì lọ́wọ́ wọ́n ń ṣe kíláàsì kan lọ́wọ́ ṣe kíní kan àwọn náà lọ bíṣẹ́ bùkà tí wọ́n bá tó ti dé ọ̀rọ̀ lẹ́hun àwọn ilé tó ti dá padà sí ilé Ọlọ́run gbogbo àwọn nǹkan míì tó bá rínú àwọn àbànújẹ́ ń bí iṣẹ́ gan wọ́n ti wá dálẹ̀ síwájú Ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n ti gbàgbé ṣe wọ́n mọ̀ believe ah, kí àtàkọ̀ dálẹ̀ bẹ̀ náà wà ibẹ̀ kan náà wọ́n wà àmọ́ bẹ̀ náà ń pẹ́jù sí nítorí wọ́n gbà pọ́lọ̀ ọba ní ń ṣe bí wọ́n sì wọ́n sí yẹn ìbànújẹ́ ìbànújẹ́ ìbànújẹ́ so àwọn yàn question how can we live an happy life, a happy life how can we live a happy life the answer is in Islam wallahi Islam has the answer to all your questions wallah wọ́n ní Islam má dá wọn tán ní pé mùsùlùmí làwọn tán tẹ̀lé lọ church má dá wọn lóhun o aléyìn ò mọ́ ìtànsẹ́ ní Islam ni o wo real Islam táwọn yẹn practice wọn mùsùlùmí gẹ́gẹ́ wallahi fún àgẹ́ lọ́kọ̀ kúrú pé í hadha huwa at ibi gangalọ̀ náwà ibi gangalọ̀ náwà à ó pọ̀ dáadáa náà wallahi ẹlùmí kíní kan ó ti lówó ó ní gáàkẹtí ẹgbẹ̀gbẹ̀ láìpẹ́ millions of dollars nira some years back wọ́n láwọn mẹ́nìká ní yẹn ah e báyìí ah kódà tó ń gbà lóṣù báyìí báyìí báyìí báyìí amẹ́niyẹ ń go ní suicide ń go ní suicide ẹni ẹ̀rẹ́ lè mọ́ jù bí èjì mi lọ ọmọdé àwọn ah, òpé ní ni o ẹ̀yin lẹ́yìn bóhun ṣe ń rí nǹkan mílò ń rí nǹkan mílẹ̀ yìí rí òun rí rí pé ṣówó yóò wá ní tán báyìí ìbànújẹ́ pé ṣówó yóò ní tán ó tó kọ̀mítì suicide ṣàìpá yóò ní mọ́ọ̀tì lọ́wọ́ báyìí ẹ̀yìn kìí wá ní kẹ̀kẹ́ mílẹ̀ ń leave múdẹ̀ ń dúkẹ́ alhamdulillah èyí tó bá ti wá ní alhamdulillah but in tó ń rọ́ ọ̀tọ̀ because kò sí nǹkan tí ó fún ní sàkínà kò sí ìrántí ọlọ́run ọba ọlọ́run ìrántí ọlọ́run ọba lóòrèkóòrè òun lè mímọ́ fi ń tutù Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí tẹ́mù sọ́lá bá ti ń súnmọ́ Ànábì ọmọ Bilal ó yẹ pé wọn ah, àà ó kù díẹ̀ ẹ̀ẹ́ òkè òkè òkè Ànábì ó pé wọn because Ànábì rí sọ́lá ní kókòrọ̀tù ayin kókòrọ̀tù mẹ́ta aláyìn nǹkan tí ma ń jẹ́ kójú yẹn tutù tí ma ń jẹ́ gbogbo homom gumom ahzan masaib gbogbo ìbànújẹ́ ìdàmú wájú Ọlọ́run bá ní wájú Ọlọ́run bá ní wà alzim bábáhù qur'an asáhù ma kanlẹ̀kùn yẹn wájú Ọlọ́run bá ma kanlẹ̀kùn yẹn sẹ ma dúó sayẹ́fẹ́tàhù bábáhù laka in qara'ta possibly Ọlọ́run padà sílẹ̀kùn ma kan lọ èèyàn ní pé à kí ló tẹ́ ń gbálẹ̀kùn mọ́ lórí náà láti kanlẹ̀kan tó mo se mo ọdún síwájú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá a ah, masaniya zogbò ọlọ́wà ara ní mí gbanújẹ́ ti déwá bá mi a mọ́ táìmù sọ́lá tí wọ́n pè mẹ́kẹ́ sọ pé hayya ala sọ́lá hayya ala falah ẹ máa bọ̀ wá kírun ẹ máa bọ̀ wá sóríire táìmù yẹn àwọn èèyàn bẹ́ bí náírà bẹ̀t àwọn èèyàn bẹ́ lé ọtí àwọn èèyàn bẹ́ lásẹ̀mílì àwọn èèyàn bẹ́ láwọn bí tẹ́ ti ń ṣe lọ́wọ́ ọba lọ àwọn èèyàn bẹ́ bí tẹ́ ti bísì pẹ̀lú iṣẹ́ wọn ò ráyè tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala wọ́n wá ń gbé ilé ayé pẹ̀lú àwọn gomum wọ́n gbé pẹ̀lú àwọn homum wọ́n gbé ah, pẹ̀lú àwọn ahzan pẹ̀lú àwọn akọláàkì àwọn ìbànújẹ́ àwọn ìdàmú ìlàhílò ìfúnkúnpín ẹ̀mí díkù sọ́dọ̀ ìfúnkúnpín ẹ̀mí ẹ̀mí ó fún bíbà tí yóò bá lè mímọ́ ẹ̀mí tí yóò bá sí oxygen ẹ̀mí ò lè mímọ́ exactly ẹ̀mí ṣe ní ìfìyẹ̀ wọ́n dì pẹ̀lú ọkàn fẹ́ kò sí kẹ̀kẹ́ naam so sheikh wọ́n sọ wípé hmm, látàbí kò dúpẹ́ yẹn kọ́ o nínú tí ó ma jẹ́ ìbànújẹ́ rẹ̀ tí ó ní agbára zawalu mahbubatihi ṣe mọ̀ tó yíò ní padà lọ báyìí ilé tí mo kọ́ sí ò ní padà lọ báyìí sí ò ní padà wá dúró sí báyìí hey hey hey wamin wamin kathratil mu'aradat annashiyati anha ghaliba àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mu'aradat ìtakò tí ma ń ṣe wa min jihati anna an-nufusa la takifa inda hadd àti pé the fact nìyí ẹ fara sí fact tí mo fẹ́ sọ fún yín tá fà mention fún anutera yìí an-nafsu la takifu inda al-hadd ẹ̀mí ẹ ńdúró ṣe haddu kan o ẹ̀mí ò ní bí pé tí ma ti wá dé bí ma wá settle down kò sí settle down fẹ́ mi o o gbọ́ mi yé level tó wà ní ìsìn ló fi ronú settle down ẹni tí ó ti ní kẹ̀kẹ́ ni foot over nílò ẹ́ àbí foot wajin yíò mọ̀ wípé ah mú ti ẹ̀sẹ̀ kẹ̀kẹ́ kan tí ó dáa kan kẹ́mìnà ti ẹ̀mọ́ fi manage àbí kẹ́mìnà kọ́lá kọjá kẹ̀kẹ́ kan jọ tó bá ti ní kẹ̀kẹ́ tí bá ti lò bí ọ̀sẹ̀ kan sí méjì bẹ́ẹ̀ ah ọ̀kadà ló kù bá yóò yóò kò níbi ọ̀kadà tó bá ti lọ́kadà báyìí ní tó kù níbi ah eh, eh, kí ni ah, ọ̀kadà lè kò bá jẹ mọ́tò kìní kan kẹ́mìnà tí ẹ̀ ní kò bá ẹ́ ìmọ̀ ìmọ̀ mánéjì ẹ̀ tó tó ti ní mọ́tò kan tí mọ̀ nígbà ah, mọ́tò yóò tún lọ tó mọ́wó ah, ah, mọ́tò yóò pọ́n kò pọ́n yẹ̀lé náà ẹgbẹ́ mọ́tò tí wà mọ́ gùnlélé bó jẹ́ sí bí vẹ́nsà kékeré kan bí vẹ́nsì kan kẹ́mìnà ma fi yẹ pẹ̀rẹ̀ ayé yóò tó bá ti bẹ̀ sí mọ́ gun vẹ́nsì báyìí nǹkan yóò dìkà Benzino, bẹ́ẹ̀sìnú lọ́fà náà Rolls Royce ń kọ́ sónà ló lágbàjù báyà rí Eh? 30 ewúsùn Bugatti wọ́n ní Bugatti ló túnkù lẹ́yìn ẹ̀yọ́ annafsu lẹ́ntẹ́kìfà indalhadi indahadin ẹ̀mí èkí ń dó sí haddu kan sẹ́gbẹ́ tó bá ti ní Bugatti yìí ṣe bóò ní pí kàbí okay ẹni wọ́n ti Lamborghini tún wà èwo ló píkì jù mọ́ fẹ́ mọ́ píkì ní òkèlè bá bọ́ sí next thing kò sí píkì àbí tó bá tún dé píkì tó bá yá ọkọ̀dà ní pé ẹ bá mi customize kan fún àmì tẹ́nìkan olórí ẹ́ bí McLaren wọ́n tún ní McLaren ìmì òtún gbọ́n yìí láyé ṣe ibáyìn àbí so an-nafsu lan takifa inda haddin ẹ̀mí ìdúsí bìkan wọn ibi tó wà lè lọ fún òpẹ́ kí n kà bá sókè díẹ̀ tó bá bọ́ sókè díẹ̀ tó bá ti lẹ́fù báyìí ah òkè tún wà ẹjẹ́ tún bọ́ sókè náà private jet ló kù báhùn ọlọ́jọ́ dá fún yín bí a kódà gáì kan wà a ti parí ní lọ́rin náà ah, gáì lú private jet náà táwọn lè mi náà lè lo náà kò mí náà kìí ṣe pé kìí náà ẹmọ̀ mú lè láwọn meeting urgent meeting mi ma fẹ́ lọ ṣe tó ma private jet ìjọ tó bá tún gbé private jet báyìí

ló jẹ́ pé ẹni tí ó gbádùn tó bá ní jù ẹni tó bá ti kọ́ ẹ̀mí ara rẹ̀ ń sùúrù ni so anything tó bá ní yóò kàn wà lórí ọwọ́ rẹ̀ ni jẹ́mà kò ní sí mọ́ kò ní sí inú ẹ̀mí rẹ̀ nífẹ́ mọ́ sọ nípa àwọn sálàf tí wọ́n lówó àwọn àfáà tí wọ́n lówó bẹ́ẹ̀ ni àwọn àfáà ń bẹ a máa ń sọ kí pé zùdù ah, ní pé àwọn kan sí owó ó yé báyìí àbí Imam Ibn obara rahimahullah ní tí wọ́n mẹ́ṣẹ̀ bí kí sọ wọn ni wípé wọ́n ma ń kó more than 100 people lọ sí hajj lọ́dọọdún owó tó ní agbá ní ó yá wò ní ìsinmi wọ́n fẹ́ kó eh, mẹ́wàá pé ẹka lọ hajji ìlú ní hajji kan 10 million eh 8 eh, gbogbo miscellaneous gbogbo ìtàbá yóò mọ̀ bí 10 eh, mẹ́wàá sí 100 million péré kẹ́nìká ma ṣe bẹ́ bó ṣe wá ní owó tó yẹn kó alìmáàlù laysa fi qalbihi walakinahu fi yadihi so ọwọ́ ló wà ìzàlá zàl wà in báki yabaka tó bá kó okù náà tó bá rìmẹ̀n ó rìmẹ̀ náà nìyẹn because wọ́n ti tírínì èmì ara wọn lórí sùúrù wípé ìgbà tí mo eh? ọwọ̀ wáyé wọ́n kàn mọ́ jáde gbọ́rọ̀ gidi báyìí náà so kí ní ẹni mọ̀ fún ọkì ní pé ó kì tí bá ní nǹkan báyìí tó bá zálà ó zálà náà mí ní lánàá náà báyìí ni ń lífà yìí nìyàn Abubakar ni Siddiq radiyallahu anhu Uthman bin Affan àwọn ilé ní owó gan wallahi Abubakar anfaqa malahu kullahu fi sabilillah ó sì ná gbogbo rẹ̀ sójú ọ̀nà ọlọ́wọ́ ọba Umaru fẹ́ lé Abubakar ìjọ kan Umaru ta ní sì lé Abubakar ìbá wọn rí bí lé Abubakar ìbá bí sí olóore Umaru wá dé pẹ̀lú ní Somalia ó wá pín rẹ̀ sí méjì ẹ̀wọ̀n kí ẹni gbogbo ó wá evaluate wá pín sí méjì pẹ̀lú anábì ìdajì owó tí mo níní Abubakar fún wọn فجاء أبو بكر بماله كله Abu Bakr bá kó gbogbo dúkìá tí wá ń tí ìmúnà sójú ọ̀nà lọ́ba àà wọ́n fa madha abqaita li ahlik ó ní abqaitu lahumullaha wa rasulahu ó ní mo fílẹ̀ fún ọlọ́wọ́ bá

a ní al'imánu sahih ẹlùmígẹ tí wọ́n rí bí polówó ni olówó jùlọ bọ̀ in tó ń fi jù ọgbẹ̀ òun bẹ̀rù ọlọ́run jù wọ́lọ́ òun sì nígbàgbọ́ ọlọ́run jù wọ́lọ́ látàrí abẹ́ ǹkan òun ma live happily ìwọ so al-nafsu la takfi inda al-hadd ìjọ́kọwà tẹ́nìkan fi ilé kan hàn mí ilé yìí ò sẹ́mọ́lé ó ní ilé ìkan nínú àwọn former head of state àwọn military governors ilé ẹ̀ tán bá bọ ẹrin wọn gbọ́dọ̀ gbálẹ̀ ọ̀ká tó gbẹ̀rẹ̀ tán bá bọ ẹrin wọn kùn lẹ́kí ilé yóò fán rárá ẹ̀wọ̀n ní tí kà máa rí jẹ́rẹ̀ jẹ́rẹ̀ tí kà máa ń rí èdèrèdè máa ń pè lójú tèmi ló ti rí báwòyí ó rí èdèrèdè àrí nígbà yẹn àwọn ilé àwọn olówó àsáwọn létà ń kọ́ lé ní àwọn mọ́tò tẹ́ ń kọ bùgájà bí sí kílẹ̀ ní pé milari àbíkílẹ̀ pé mílárẹ̀ gbogbo kìíní yóò padà di rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ lójú àwọn ẹ̀kan lọ́jọ́ wájú ìṣẹ́jú mélòó so ṣe torí in tó wà so temporal tó wà translucent yẹn ni ó wà fi ṣe kíni ló wà fi kó bá ara ti ẹ wá wo ẹni tó ti wá sí aburú lánàá láti fi kó dúkìá yẹn jọ ó wá ti wá darúgbó lé ní báyìí kí ní òkàdà wá ní value náà mọ́ ó wá wà ń kan ìbànújẹ́ aburú yẹn wá ń lé ìbànújẹ́ aburú tó ti ṣe lánàá yóò àmọ́ rántí ní ìsìn báyìí gbogbo àwọn tó bà ti wọn jẹ́ gbogbo àwọn tó pa gbogbo àwọn tó ṣe aburú fún lásàtí lè fi gùn wọn mọ́lẹ̀ láti lè fi kó kíní ẹjọ́ ń gbà yẹn kíní ò wákàlà ní value mọ́ ẹwà wọn tó bá gbé láìfún gbà yẹn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run yóò àmọ́ ara àwọn èrè rẹ̀ nínú tó bá wà láyé yóò mọ̀ rí àwọn ẹ̀san rẹ̀ ní ìsìn pé ah, Akbar ẹwù kan báyìí eh Ọlọ́run mọ̀ dúpẹ́ tí ń sáburú àsáburú tí yẹn bá ṣe adùn rẹ̀ ìmọ̀ ń tètè tán àmọ́ ìbànújẹ́ rẹ̀ mọ́ ń sẹ́kù tẹnyẹnyẹn ni wọ́n láyà gbogbo tó bá ti gbogbo tó bá ti rẹ́tíkọ́ sàbúrì ìbànújẹ́ yóò mọ̀ wà lára rẹ̀ àwọn yóò máa ń fi stroke gbé e pamọ́ ni gbogbo ọ̀rọ̀ burúkú táwọn yóò máa ni ẹlòmí lè máa mutí kódà tí ó sì jẹ́ ní ire kò mín àwọn yóò máa ń sọ kíní ni kíní ẹ̀ affect pé àwọn ń sàbúrù kọ́ntẹ̀ láti bí ikú Allahul musta'an an bí Allah subhanahu wa ta'ala kó sanuwa so ẹjí ká mọ̀ ìdákan mọ̀ yàmì lẹ́ṣin islamu pé kò sí haddu fún ẹ̀mí ò níbi tí ma ń dé tí ma ń gbá ah, tí ma ti wá dé bí o ẹ́ eh, kódà tí ma ti ní nǹkan bá o ti tán kò tán ìwọ ìsìn lọ́ti ma fi sùúrù kọ́ ẹ̀mí ara rẹ̀ in tó bá ti ní jẹ́ kó tó ọ mọ́ ṣe ìkọjá àlà ló jẹ́ pé ọmọ tó nǹkan ní scale of wallahi mú ma tó ṣe pé dìtò pé ah wọ́n gbogbo ké mo sì àwọn kábà àwọn kábà rà mọ́ sí àwọn ilé mú extra owó wá fún mi bọ̀ àwọn ilé ìgangan tí mo ṣe tí mú family mi mo dẹ̀ file mo dẹ̀ ṣe kìnnì mo dẹ̀ jókòó ti asu yọra ma sí ilé manage èmi ti rẹ́sàn pẹ̀lú so ìyẹn gbọ́dọ̀ wá wò pé of reference pé ilé tí mo kàn fẹ́ kó jọ àbúláwọn nǹkan míì tí mo ní target ìyẹn gbọ́dọ̀ máa kí ni ẹ̀dàdà só ibáyìn àbí balla tazalu mutashawwifatan li a umurin ukhra èmi yóò ma bèèrè fáwọn nǹkan mi àwọn nǹkan mi kọ̀dì tahsul wa kọ̀dì la tahsul ó lè ó lè rí o ó dẹ̀ lè mọ́ rí wa in hasolat ala alalfaridi wa takdir fahuwa aidan qalaqun min aljihati al-madhkura tó bá tún سيدك جكا دوبه ان شاء الله ان الله سبحانه وتعالى بمنه وكرمه ان يجعلنا واياكم ممن يستمعون القول ويتبعون احسنه هذا صلى الله وسلم على محمد وعلى اله واصحابه وسلم وسبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته